alhamdulillahi wa kafa wa salatu wa salam ala man la nabiyya ba'dahu nabiyyina muhammadin sallallahu alaihi wa alihi wa sallam wa ala alihi wa ashabihi wa man tabi'ahu bi ihsan ila yawmiddin adúpẹ́ fún Ọlọ́run ba subhanahu wa ta'ala atoro alekun kí àti ge fún annabi muhammad sallallahu alaihi wa alihi wa sallam ile tí a ti síwájú fún rawa leni níbi khutba wa ọ̀nà ni àwọn ọ̀rọ̀ ìgbaniníyànjú àti àwọn ìmọ̀ràn fún àwa olùgbàwẹ̀ àti lóbìnrin ayé fún àwa mùsùlùmí ìní òun náà ni 17th of Ramadan títí ọdún tàwà yìí ọjọ́ rẹ̀ bí àní lábẹ̀rẹ̀ oṣù Ramadan àbíkò tí a tó dìgbà náà a ń bí Ọlọ́run Ọba pé ìwọ Ọlọ́run Ọba dákun jẹ́ kí oṣù yìí kó bá wa láyé nínú àwọn ọ̀nà tá lè mú oore sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ipe a èmi máa lóore o ipò o òun ni kíyàn kún kẹ́kẹ́ pẹ̀lú ìjọsìn Ọlọ́run subhanahu wa ta'ala nínú oṣù alápọ̀lẹ̀ ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ jẹ́ ká rí pé inú oore tó ní agbára òun la wà lénìí ta bá wà nínú àwọn tá báyìí ta dẹ̀ ń gbọ́ kútùbà lénìí oore tó ní agbára ni lé tó ṣe pé àwọn tán bá ti kú kó tó di pé Ramadan yìí dé àwọn ni wọ́n ti mọ iyì o ìlú oṣù tá a wà yìí ó wà nínú àwọn ẹgbà wá wípé nínú ẹni tó bá wà ní tó bá ti wà nínú sàárè nínú nǹkan tí ó mọ tí tí ó mọ tàmánnájù tí ó ah, kọ́lọ̀ ti ẹ̀ fóun wọ́n ní òru kan nínú Laylatul Qadr kọ́lọ̀n tí ẹjọ́ kò tí ẹ̀ bá ọjọ́ kan péré àbí ìṣẹ́jú kan nínú oṣù Ramadan nínú oṣù Ramadan ilẹ̀ mi àti ẹwà nínú ẹlẹ́ nìí nínú tàfi ṣe rawa ní àǹfàní bí kútùbà lẹ́nìí o ní pé ẹ dákun jama'a ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ jẹ́ ká Ramadan yìí nínú àwọn oṣù tí ẹ máa ń rí bí kó ìfà lọ́dọ̀ Ọlọ́run Ọba tó ẹni tó bá jáde kó ní Ramadan oṣù Ramadan náà bẹ̀rẹ̀ mẹ́ lórí ó dẹ̀ parí mẹ́ lórí náà kò dẹ̀ rí nkankan mú jáde ń bẹ̀ khaba wa khasir ẹni yẹn ti ṣòfò ó dẹ̀ ti parun tẹ́yẹnyẹ ẹni tó Ramadan yìí àbówà <clears throat> èní ní 17 ní oṣù Ramadan kò ráǹfà ní kankan mú ní oṣù yẹn kò rórí kankan mú ń bẹ̀ kó ní tọ̀hún ti o ó wọnú ọkàn rẹ̀ ó rí pé wà bí fọ́ Ramadan láì bẹ̀rù Ọlọ́run láì nípa pé kí lọ́lọ́ bá ti ẹ̀fẹ́ gẹn ó tún wá gẹ́bọ̀n tún ṣe wà dé ní eléni náà tún ní Allahu Akbar kó ní tọ̀hún bẹ̀rẹ̀ sí ni mọ́ sun ẹkún lórí ẹ̀mí ara rẹ̀ ẹ jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀nà táfi rí ìbẹ̀rù Ọlọ́run Ọba ìjẹ̀má ni wípé ká mọ́ ṣe gbogbo tọ́lọ̀ bàbá ti ní ká ṣe gbogbo mo fẹ́ mo fẹ́ Ọlọ́run ká fẹ́ ká mọ́ ṣe ká dẹ̀ mọ́ tẹ̀lé bẹ́ẹ̀ gbogbo Islam agbúdọ̀ mú ìbẹ̀rù ọlọ́run bá dá nínú oṣù yìí o ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀rọ̀ tàbí ṣe ọ̀rọ̀ gbìyànjú fúnra wa ó ní pé ká ṣọ́ra ká jìnà sí àwọn ìsọkúsọ àwọn ẹni àánú ẹ ká ṣọ́ra fáwọn ìsọkúsọ àwọn tí wọ́n ń sọ nínú nínú oṣù Ramadan pàápàá jùlọ ní orí àwọn ẹ̀rọ ayélujára lè tó ti wà ní àrọ́wọ́tó oníkálukú àti ọmọdé àti àgbàlagbà oníkálukú ti ní oníkálukú ti sórí fóònù kó sì tẹ́sílẹ̀ pé òun fẹ́ wọ nǹkan báyìí káwọn kí ní ẹ̀dẹ́ rẹ̀ sí ni ma wá ẹ̀sá àmọ̀pá nípa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa wípé tó bá ti di oṣù Ramadan tí Ramadan bá ti bẹ̀rẹ̀ wọ́n ti àwọn shayatin wọ́n ti wọ́n pa ṣe ìtọ́nù àgbà àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n so wọ́n mẹ́lẹ̀ wọ́n sì gbogbo lẹ̀kọ̀ alìjẹ́nà àmọ́ Ọlọ́run ò sọ pé wọ́n so àwọn èṣù nínú àwọn èèyàn náà mẹ́lẹ̀ wò àwọn èṣù nínú àwọn èèyàn nítorí pé àwọn nínú àwọn èèyàn wọ́n ti sọ àwọn bàbá wọn àti àwọn ọ̀gá wọn mọ́lẹ̀ àwọn wọ́n wà lékún níbi agbára wọ́n lékún níbi ìgbìyànjú láti fi sọ àwọn èèyàn nù kó lè bà jẹ́ pé ewu sẹ́tàn bàbá wọn tàti sọ mọ́lẹ̀ òun ó ṣe wọ́n ṣe kalẹ̀ náà di àwọn bàbá wọn lẹ́yìn Ramadan ẹ̀yàn mọ̀yá mi nínú ẹ̀sìn Islam ẹ má jẹ́ ká wà nínú àwọn tí ṣe ìtọ́nù tí ó lò nínú oṣù yìí bá dẹ̀ ṣe lè ṣe oní ká sọ etí wa àmánà ni ẹ jẹ́ ká sọ etí wa kò níbi ń tá ma fi gbọ́ tẹ́nìkan báwà tó bá ń sọ ìsọkúsọ fáwọn èèyàn ó ń kọ́ òyìn níkọkúkọ bí oníkàwọn yẹlọmọ fọ́ọ̀kan transformer fọ́ọ̀kan transformer oníkàwọn yẹlọmọ kó sínú ná ni wàhálà àwọn àfáyàn ti pọ̀jù ṣe ṣẹ́yìn nìkalẹ̀ wá ráìtì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ subhanallah wọ́n ń sọ fún yín wọ́n ń gba òròmọdìyẹ yín lọ́wọ́ ọkú ó ní wọn ò jẹ́kùn rátàn àkìtẹ́lọ́jẹ́kùn tabẹ́rẹ́ ni tí ó ṣe wọ́n sùta níbi ọ̀rọ̀ ayé gbogbo alamọ́ ń pariwo wọ̀lẹ́ nìkan sọ fún mi ó ní alábájá àwọn onídọ́dọ̀ rẹ̀ rajà àwọn ti báyé rẹ̀ jẹ́ kí nìdí orí group táwọn wà lórí whatsapp tó jẹ́ bí group táwọn jọ ń tarọ ọjà yẹn wà àwọn ti dákọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n ti kìlọ̀ against rẹ̀ ń bẹ̀ wọ́n ti sọ àwọn lára kò níbi máa lọ́dọ̀ rẹ̀ so business rẹ̀ ó kọ̀ ń bùkù sí wáyé ọ̀rọ̀ ayé nìyẹn o wọ́n ní rajà lọ́dọ̀ rẹ̀ mọ́ kí nìdí wọ́n ti lọ sọ́ra wọn lára pé ẹ sọ́ra fún lárájá o ọjà tí ń tà yìí ò dáa tàbá wá ń sọ fún yín pé ẹ ṣọ́ra fáwọn lágbájá o wọ́n ń pè yín lọ sínú na jahannama ni kí wá ló dé awara wọn ìtún wá jáde gbogbo àwọn tó má ti ń sọ̀rọ̀ àwọn ẹni ànù níṣẹ́jú wọn tójú wọn máa ń pọ́n mọ̀ pa ọmọ ìyá ṣètọ́nù ni wọn àwọn àrólé àṣetánínú nígbà tán ti so wọn mọ́lẹ̀ tán ti so ni ó jáde láàrin wa wọn ni wàhálà yìí ti pọ̀ jù mẹ́mọ́lẹ̀ nìyẹn ò sí dá ìgbà wo ń sọ fún yín kẹ́ lọ gbé ìpèsè àwọn èèyàn ń sọ fún yín kẹ́ lọ máa ṣe oògùn àwọn kan wá ń sọ fún yín pé ẹ má gbé pèsè o ẹ má sógun o ẹ má ṣe báyìí o wọ́n tún wá pọ̀ nínú oṣù Ramadan yìí náà ẹ wá àwàlá wọn ti pọ̀ jù gbogbo yìí ni ò dá lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ò bá ti da kò dá náà ni níbi ọ̀rọ̀ ayé ẹni tí ò bá da kò dá náà lápè olè á ní olè náà ni ṣèbẹ́ ń gbọ́ àwọn ìjọba pọ́n kówó oúnjẹ ṣèbẹ́ yẹn làwọn náà mùsùlùmí sì làwọn náà tọ́bá ń sọ fún pàwọn lẹ́yìn kó ìwọ̀n jahannama lẹ́mọ̀ bínú ẹjẹ́ asọ́ra wo ẹjẹ́ ká mọ̀ pé ṣèyítọ́nù ti jẹ wá ó ti jẹ wá lérè nìyẹn ó ti ó ẹ̀yìn àṣìtáni ti kéré oko délé lára wa tó bá ti wà nínú àwọn tí wọ́n ń bí tó bá ti ń sọ páwọn ẹni ànù ẹ sí wọn ẹ ká lọ mọ̀ àwọn ẹni wá pọ̀ bọ́n wà lórí Facebook bẹ́ẹ̀ ni wà lórí YouTube bẹ́ẹ̀ ni wà lórí TikTok gbogbo àwọn ẹ̀rọ ayélujára lè táwọn èèyàn ń lò gbogbo àwọn ẹ̀rọ orí afẹ́fẹ́ táwọn èèyàn ń lò láti máa fi bára wọn sọ̀rọ̀ à gbogbo bẹ̀ làwọn náà ti lùpa tán dẹ̀ ń sọ ìsọkúsọ wọ́n ń bára wọn jà ẹni ànú bẹ́ni ànú jà láti lè jẹ́ kí ìwọ mùsùlùmí kọ́ sọ̀pọ̀tì kan náà méjèèjì kò sí ìtọ́ sọ̀pọ̀tì tọ́ sọnù wọ́n tún mọ́ mọ́ dájálẹ̀ láàrin ara wọn tó bẹ̀rẹ̀ sí mọ́ búra wọn èsì ọ̀rọ̀ fún lábájá 10 hours àwọn èèyàn ó sì wó tán elé ó fún elé náà lé sí ọ̀rọ̀ elé ó tún fẹ́lé náà lé sí ọ̀rọ̀ lórí kíni ni wọ́n ń sọ wípé àfá wà yí sẹ́ kódà kó mọ́ polówó ná Afa àwọn ilé kó dà kó ní ná ló yá lọ́la àwáṣẹ́tà ti tẹ̀lé kò wá síbẹ̀ sílé tó wọ́n ti jèrè àsìtáni ti jèrè lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mànẹ́bí Adam kí ni ẹfẹ́ báṣẹ́ bàbá rẹ̀ jẹ́ ni wọ́n sọ fún pé kẹ sọ́ra fẹ́ jókòó ìwọ̀nú náà ọni wọ́n fẹ́ báṣẹ́ bàbá rẹ̀ jẹ́ ni irúṣẹ́ burúkú wò nìyẹn iṣẹ́ tí ò bá da wọ́n bá jẹ́ ah, ti da wọ́n bá rú ẹ̀jẹ́ ni iṣẹ́ tó bá ti jẹ́ṣẹ́ ibi èyàn jù nù ni torí iṣẹ́ ibi tí ó bá kó ìwọ̀n ní yamal kìí àmà ẹkùn ẹkìyàn sọ́ra ẹ̀yàn miami ní us islam ẹ jẹ́ ká sọ́ra gan ẹ ká sọ́ra gan àwọn programs ń pọ̀ lórí rédíò ẹni tí wọ́n máa ń gbọ́ rédíò gan ẹni nínú àwọn tí ó sọnù jù láyé lẹ́ni ẹwà rédíò sí àwọn ń bẹ sufi lọ bẹ àwọn oní politics ni àwọn náà àwọn tó ṣe pé àwọn máa ń sọ gbogbo nǹkan tó bá ti jódodo báwa ṣe máa ń fèsì fáwọn ẹni ànù bẹ́ẹ̀ làwọn náà máa ń gbọ́ àwọn wà sí tiwa láti fèsì fáwọn náà pé ọ̀rọ̀ tán sọ yìí òdodo ní àbí ẹ jẹ́ ká lọ wá táfi irú àwọn èèyàn lójú táfi irú wọn lójú táwọn èèyàn fi gbọ́ Islam tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni ni ó sì máa jáde ní gbogbo ẹnu àfá ẹni tó láfà lòun táwọn ayé sì kò sí kò sí tọba níná kọlọfíwọ̀ kò sẹ́nìkan tí ó wọ́n náà while at the same time ẹni ẹ̀dẹ̀ sọ pé sàábì ànábì mẹ́jọ ni ó wọ́n náà wọ́n ka sàábì mẹ́jọ tí ó wọ́n fún yín àwọn ọmọ yahoo ni wọ́n náà ẹwọ̀n àfá bẹ́ẹ̀ làwọn pèsè wà o àwọn ológun wà o àwọn tá ń sọ fáwọn èèyàn kódà ọmọ ramani ti ń géyàn lórí ń jó ní òun òun náà máa lọ wáàsí wọn àwọn wáàsí táwọn náà gbọ́ tán padà fi ń géyàn lérí nìyẹn wọ́n ti produce àwọn gẹ́rígéjì tán pọ̀ fún inú gbogbo nítorí pẹ́lẹ̀ tó ti lajú díẹ̀ àwọn súnà dákẹ́ wọ́n lẹ́kọ́ gbogbo ẹ̀tún dákẹ́ díẹ̀ báyìí àìjẹ́bẹ̀ wọ́n ti gbé àwọn aláburú yẹn sínú gbogbo fún yín gbogbo náà sì ní ọkọ̀ wọn ni wọ́n lò ọkọ̀ Islam ni wọ́n lò ìkan sọ fáwọn ẹ̀kọ́ fún ní yáàmù yíyà yáàmù yíyà tó bá ti lówó ní kú ẹni tó Allahu Akbar yáàmù yíyà ilé tó má ti ń ka ó lè oníwọ̀bẹ̀ yáàmù yíyà igbáwó ní ẹ̀dẹ̀rẹ̀dẹ́ ẹlẹ́kẹ̀ẹ́wò nǹkan báyẹn fa lẹ́nu mùsùlùmí ogun sánàbí Maryamu híyà lọmọ rẹ̀ mẹ́fà kú sí ju rẹ̀ sallallahu alaihi wa sallam kí ló ní tẹ̀ ń takọ̀ nígbà Muhammad sallallahu alaihi wa sallam bọ̀látàkọ́ àwọn mùsùlùmí hey àwọn èèyàn fẹ́ gbódodo hey inú àwẹ̀ láwà kama gbọ́wà sí ẹlùmíọ́kà lọ sí kìníkan fm yóò kàn sáà síbẹ̀ ni ẹni wà sí tó bá ti kama bẹ́ẹ̀ ń gbọ́ lọ́ntí ẹnu èyí o ma wí kún dẹ̀rẹ̀dẹ̀n ẹ̀wọ́n ni kàrẹ̀sẹ̀ kìníkan ọ̀dá talẹ́ ní ọ nígbà àyà kan báyìí lẹ́nu wọn nígbà àdìsí kan báyìí lẹ́nu wọn ọgbọ́n orí àti rẹ̀dẹ̀rẹ̀dẹ̀n kán mọ yin àwọn olórin kán mọ yin àwọn oníjó kán mọ yin àwọn onífíìmù àwọn àfa àwọn olórin wọ́n mọ̀ ṣe wá wọ́n mọ̀ ṣe kíní àwọn àfa ni ó pè wá bẹ́ẹ̀ àwọn àfa ni ó lọ sí ibùjókòó àwọn olórin bẹ́ẹ̀ náà lọ sí ibùjókòó àwọn oníṣẹ̀ṣe àwọn ọba àlúkan tún pé àwọn àfáà yìí wọ́n rọra lọ́bẹ̀ kìníkà kìníkà wọ́n bẹ̀ sí mọ́ ìsọkúsọ gbogbo nǹkan tó takọ̀ ṣe Islam àbí alákúsà àwọn onísúnnà àwọn ni wọ́n sọ òdodo léyìí tó máa ń kòrò tọ́pọ̀lọpọ̀ kí ń fẹ́ gbọ́ tó bá mọ̀ kó fí òdòdó gbọ́ o wallahi kò síbi tó ti rí àfihàn àwọn onísúnnà nìkan àmì alákòsí ẹnìkan kan lóòlù nínú nǹkan tàbí ṣe wá sí fúnra wọn ni pé ká lékún níbi máa ka Kùránì nígbà tó ni àmọ́ Facebook ti gba Kùránì lọ́wọ́ wa fóònù ń lẹ̀mọ́ alọ́wọ́ ni kò ń kó ń bẹ̀ gẹ́gẹ́ bó yẹ kí Kùránì ṣe mọ̀ gbogbo ìta bá wà ẹnuṣẹ́ mo wà ní o lè mú kòránì dání tó mọ̀ ká èmi ò lè mọ́ mú dání ni ọ̀rà plé rẹ̀ kọ́ mọ́ gbọ́n tí wọ́n mọ̀ ká sí ọ létí oṣù ta wà yìí oṣù kòránì ni shahru ramadan alladhi unzila fihi quran oṣù ramadan yìí ó ní oṣù tí wọ́n sọ kòránì kalẹ̀ ẹ jẹ́ ká fún oṣù yìí ká fún ní ìwọ rẹ̀ nínú akáṣì ramadan ẹ jẹ́ ká máa dúró pẹ̀lú imam kájọ máa kí ìrun asámú nínú nǹkan tó máa ń dúnyẹ jù pàápàá jùlọ nínú oṣù Ramadan ó ní pé ní day 1 mọ́sálásí ó kún àwọn yóò pọ̀ mọ́sálásí ní day 1 day 2 day 3 tó bá ti di bí ọjọ́ ẹlẹ́ẹ̀kan àrùn lọ báyìí kọ́ o a ló ti bẹ̀rẹ̀ sí ní máa fà díẹ̀ díẹ̀ nígbàtí Ramadan ba máa fi lọ sópin àwọn èèyàn ó ti fẹ́ tán mọ́sálásí tó bá padà yá ìmáàmù àtàwọn bí márùn-ún nìkan ni wọ́n padà ń kú mọ́sálásí mi àwọn yòókù dà wọ́n bẹ ládùúgbò àmọ́ wọn ò ní wá ẹwẹ̀ mi ò lè kí irun rẹ̀ gùn jù subhanallah in ta fi ń kí ìṣá ta fi ń kí tààrọ̀ wí mọ́sílásí mi kò ju 45 minutes lọ ìmí bóyá wà náà wọ́n náà wà kéré kọ fi dún wájú ọlọ́run ẹ sì máa pàrọ̀ ọlọ́run ẹ à ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò fún wa ìwọ́n tó lè dún wọ́n Facebook ó máa lọ 4 hours ó kí hours nílé bọ́ọ̀lù ẹ̀ ń lòjù bẹ́ẹ̀ lọ ní gbogbo bí tẹ́ ń lọ ẹ̀ lójú bẹ́ẹ̀ lọ náà kí wá dúró sẹ́yìn imam kí ẹ láǹfààní àti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n tún wá ń ka sí wa létí wọ́kà dúró báyìí kan máa gbọ́ wọ́kọ́ lọ ń ka wọ́kà máa gbọ́ tí ẹ̀bẹ́ sí ń ka lọ máa gbọ́ lọ bẹ́ẹ̀ kó máa fọkàn bá lọ bẹ́ẹ̀ ẹ̀dọ́kẹ̀rin ìyá ní ẹ̀sìn Islam ẹ má jẹ́ ká máa rí bí pé ẹ má jẹ́ ká máa gbéra wa kalẹ̀ bí ìgbà tábá máa ń fi Ọlọ́run àtàbá máa mọ́lọ̀ bá léré bí wọ́n bí ó sì máa ń rí bí àmì gbà sáà ń fọ́lọ̀ bá ṣeré ni like ọlọ́ọ̀bá tọ́kí bí ẹnìkan ló ní kẹ máa wá sí ìkan lójoojúmọ́ tẹ́dẹ̀mọ̀ pẹ́ mọ̀ yóò ní tẹ́mọ̀ rí gbà lọ́wọ́ rẹ̀ ẹmọ̀ wà lójoojúmọ́ kó lè ní wọ́n fọ́dún kan àwọn tó bá ti wá di pé ká dúró ti ọlọ́run ọba yóò wá di pé mi ò lè kí ásámú mọ́ Allah Allah Allah nìkẹ́lẹ́ kan mọ́ gbọ́ Fatiha gan kò ní rí ka Allah akbar nínú kan ó ti tán Allahu akbar nínú ọ̀rẹ́ ẹ̀yẹmọ̀ yá mi ní ẹ̀sẹ̀ Islam nígbà tó ṣe pé Lailatul Qadr nígbà tàbá wọn fi rí bí ijọ́ mẹ́rin sísìn Ramadan àwọn òru yẹn dẹ̀là náà bìnrin kama wáyé látòlù kọ́dìrì sẹwárílé látòlù kọ́dìrì wà nìní kèkí ń ṣe ìnáwó gẹ́gẹ́ bọ́ ṣe ti sọ́dì láwùjọ wa lé látòlù kọ́dìrì ń ṣe náwó kèdèkí ń ṣe tí mọ́sálásí kọ̀ọ̀kan máa ń yàn kí mọ́sálásí tiwa 27 tiwa ni mọ́sálásí ti yín 21 ni wọ̀lẹ́ kìí ṣe bẹ́ẹ̀ àdádálẹ̀ tẹ́gbé wọnú ẹ̀sìn Islam ni intanet Laylatul Qadr wọ́n tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn wọ́n kódà àwọn ìyàwó náà ma wà ní masalasi wọ́n jòkó sínú masalasi wọ́n wà ma ṣe ìbádà láti àárọ̀ dalẹ́ wọ́n ma masalasi náà ní ibẹ̀ náà ní tó ń bá kún wọ́n sùn síbẹ̀ wọ́n tún jí padà jíṣẹ́nu kùránì jíṣẹ́nu adkar jíṣẹ́nu àwọn ìrún jíṣẹ́nu ìntẹni àmà sí nìyẹn ká ma sí náà wà bẹ́ẹ̀ a salamu ni hiya hatta matula ilfajr lóòtọ́ làwọn ẹgbàwákọ̀ kan wà tó ń àmọ́jọba àbíjọba ló súnmọ́ kó jẹ́ àmì tó fi ń lọ jùun lànẹ́bí sallallahu alaihi wasallam pé uritu laylatul qadr thumma unsiha wọ́n fi hàn mí àmúmúkadà gbàgbé wọ́n mú mi gbàgbé kí nìdí dìdí ni pé kámọ̀lẹ̀ bá mú òru kan specifically tó jẹ́ kí mẹ́wàá gbẹ̀yìn yẹn wọ́n fẹ́ ká ṣe ìbádà throughout ni laylatul qadr khayrun min alfi shahr bí ìgbà tí yẹn bá sin lọ́wọ́ ọba fún odidi 1000 years that is something like 1000 eh, months that's 80 something years tí wọ́n fi ń sin lọ́wọ́ ọba òun lẹ́ntọ́ lọ́ba fi ṣe kò ń gẹ òru kan nínú àwọn olùlẹ́lá tó kọ́dìrì ẹ̀wà káwà sọ́dì náwó ká ma yàdà lẹ́lù lẹ́ra lọ́wọ́ ká ma ya kùránì lẹ́ra lọ́wọ́ ká ma láǹsọ kùránì lẹ́ ká ma àwọn díkìrì jamaí ká ma pariwo he he kí là ń ṣe àṣì látù kọ́dìrì ni kí náà ṣe ń bẹ̀ wọ́n ń ṣe náwó látù kọ́dìrì dé pa lómi nǹkan tó ń ṣe lọ́sàn pálapàla lélẹ̀ tí ò sínú ẹ̀sìn Islam wọ̀lẹ́ wọ́n ń ṣe lọ́sàn lélátù kọ́dìrì wọ́n ní léyìnlá kẹsẹ̀ wọ́n gùn náà pè táwọn yẹn lọ náwó wọ̀lọ́ ìgbà kí lẹ́ ń ṣe pẹ́kẹ́ náà gbáyẹ̀ sí lọ́hùn náà ṣẹ́yìn sí lọ́hùn ni jẹ́mẹ́ ẹja sọ́ra ẹ̀sì Islam wọ́n ti fẹ́ sọ di Christianity mọ́ alọ́wọ́ wọ́n jẹ́ ti sọ́dẹ̀ àwọn olùmí mọ́ alọ́wọ́ ni tí ó bá ti sí ijó àti ìlú yóò sú ẹ̀ ṣẹ́kítẹ́ pẹ́lú mi sọ́ra tẹ́ bá ṣe wá sí ìṣẹ́jú márùn fún tẹ́ bá palẹ̀ rìn yóò dìde ah, àbáyò mọ́ wá sí ìjàrí àbí tẹ́ bá mọ́ sí ìbádà kẹ́ lùlù kẹ́ pẹ̀ àwọn yálásà lónìí tọmọ ọjọ́ bọ̀ wá kò mọ̀ pẹ́ tí ń sọ́run bóò ni ẹ̀sìn Islam bóò ló ṣe padà á di mùkáà and wọ́tẹ́sífíà bóòlù sí padà di àtẹ́wọ́ àti ìlú kò yé mi dè ní wọ́lá bóò ni Islam ṣe di à ń lu jẹ́ǹsì à ń lu set drum wọ́lá ìmọ̀sá sí mi ní set drum wọ́lá wọ́n ní complete set drum gbogbogbò pàgbà wọ́lá à ẹ̀yìn sí lọ́ọ̀bá yọ nífà kí wá ní àtọ̀ nínú èyàn àtàwọn sẹ̀lẹ̀ Islam kì í ṣe ẹ̀sìn ijó àbí ẹ̀sìn ìlú àbí ẹ̀sìn orin láyéláyé wọ́n ti wọ́n ti wọ́n fẹ́ bẹ Islam ẹ̀jẹ̀ mọ́ lọ́wọ́ ni o ẹlòmí ó ṣe wàhálà láyé yóò di ọmọ ìkìyàmọ̀ yóò ń pòyìn ṣe mùsùlùmí wọ́n ti gbé ọkùnrin lórí ẹ̀sìn Islam already now ẹ̀sìn tá nàbí mú wá nìkan sọ̀rọ̀ lọ́wọ́ gbà èyí tá nàbí mú wá kọ́kalẹ̀ èyí tá nàbí mú wá bọ́bá ilé mú nǹkan míì wá tó yàtọ̀ sí tá nàbí wà lọ́wọ́ nígbà lọ́wọ́ rẹ̀ nínú kata tún mójú nínú kata fẹ́ tún fi ṣe rawa ní ìrántí ó ní pé àwọn òbí ẹ̀dá kẹ̀jẹ́ ká mójú táwọn ọmọ wa ìmójútó ọmọ wọ̀lá nǹkan tó nínú ó mẹ́hẹ̀ gan láwùjọ wa àwọn ọmọ wa wọ́n ti di rúgbọ́ wọ́n ti wà wọ́n ti wà wọ́n ti di pray fáwọn predators láwùjọ àwọn ọmọ wa ti dùn mú lọ́kùnrin ní lóbìnrin ní pẹ̀lú àwọn nǹkan tó kéré wallahi àwọn nǹkan tó kéré náà fi mú àwọn ọmọ yín káàkiri ẹlòmí wọn ti ba yí ọmọ rẹ̀ jẹ́ lọ́kùnrin lóbìnrin bí ṣe ń ṣẹlẹ̀ nìyẹn kí nìdí ọ̀pọ̀lọpọ̀ ń bímọ máa èsì bímọ tán àwùjọ ni ó tọyùn dàgbà ti ẹnu bàbá òbìkítà yóò bìkítà tẹ́bá bá bàbá mi sọ̀rọ̀ nípa ọmọ báyìí inú sì máa bí pé a sí bàbá mò ń bá sọ̀rọ̀ yìí lórí ọmọ kọ́dà kò ní kí ẹ̀gán kẹ́ eh, ẹ̀fílẹ̀ like àwọn ọmọ yẹn wà ní wọ́n ti wá wà easy láti kó wọn lọ sí anywhere wọ́n la fi máa ń sọ àwọn ọmọ tẹ́ ẹ̀kọ́ wọ́n fi ṣe bandit lọ́jọ́ iwájú tabaláwùjọ yẹn bandit àbáwọn ọmọ tí wọn kọ́ kẹ́nà fi ṣe bandit yẹn ọmọ tán bá kọ́ ń bẹ̀rù ọlọ́run tán fi ẹ̀sìn islam kọ́ tán fi súnà nẹ́bì kọ́ oníwà lọ́dí bandit àbóníwà lọ́dí terrorist láyé torí ó ti mọ̀ pé mùsùlùmí máa ń tún àwùjọ ṣe ni mùsùlùmí èkí ń bá àwùjọ jẹ́ a ń bàtẹ́ ẹ̀kọ́ wọn tán bá ti fọwọ́ díẹ̀ tàn wọn kọ́dà lómi 10,000 náà fi tán alẹ́lúkọ́ lọ gẹ́rì òkú wa bàtà ọmọ kan sàlàyé tí mo rí fídíò kan mẹ́rin sàlàyé bá ṣe pa bàbá bó ṣe pa grandfather rẹ̀ èlò àtà orí rẹ̀ náà 30,000 mí ta bá rẹ̀ 30,000 bàtà pátá tẹsẹ̀ 20,000 tẹ́lẹ̀ 5,000 ìṣòro nítorí 5,000 ló fi pa bàbá rẹ̀ sọmọ tó bá gbọ́ ẹ̀sìn Islam yìí ṣe ó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọ́ ọmọ alẹ́ ẹ̀kọ́ Islam ẹ ká kọ́ wọn àtàwọn ẹ̀kọ́ tí wọ́n ní bùkátà sí níbi ọ̀rọ̀ ayé ọmọ ẹni tó bá ti bímọ kọ́mọ̀ kóhun ti gbaṣẹ́ kóhun dẹ̀ ti mọ̀ pé ọmọ tó ń bí yìí o ayídẹ̀ kó jẹ́ pé ní tí ó gbẹ̀mí wà jẹ́ndàbí tó gbẹ̀mí ọ̀nà ọlọ́ọ̀bà mo ti bí Ah, ọlọ́run sọ́nà Qur'an innama amwalukum wa auladukum fitna ọlọ́run sáàmù àwọn owó tàn fún ìtínú yíndù pé mo lówó lọ́wọ́ millions in bela county mi àwọn tàn fún ìtínú yíndù pé mo lọ́mọ tó pọ̀ ọlọ́run ní ni ọlọ́run ní wàhálà ni ìdàmú làwọn yẹ jẹ́ fún yíò nítorí tẹ́torí ẹ̀sùnkún tẹ́sùn ẹ̀jẹ̀ ní yamal kiyama tọ́mù ẹ bá dé tó bá yamal kiyama báyìí bàbá mi ni àti yá mi ma wọnú ọlọ́run bẹ́ẹ̀ náà sì mọ́ kọ́ àwọn míì sì ná àwọn míì sì ní àwọn bàbá wọn àwọn náà tún fà kí bàbá wọn fi wà lìjẹ́nà walladhina amanu wattaba'atuhum dhurriyyatuhum bi imanin alhaqna bihim dhurriyyatuhum ọlọ́run láwọn tán bá gbàgbọ́ táwọn ọmọ ní ẹ̀sìn Islam pẹ̀lú ìmọ̀ fi ẹ̀sìn Islam ìmọ̀ fi sí ẹ̀yẹ́ alistihza'u biddin ó pọ̀ gan ẹ̀rì pa mọ́ tẹnumọ́ ìdí ta fi ma fi ń tẹnumọ́ ní wípé ẹni tó bá ilé fi nǹkan kan sí ẹ̀yẹ nínú ẹ̀sìn Islam kí ní yóò bá má jọ rẹ̀yàn kò bá má jẹ́ ìkan nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn Islam kí ní ìsáwà nínú Islam ni ọwá ilé fi sí ẹ̀yẹ ó ti di kèfèrí lójú ẹsẹ̀ ni in tọ́lọ̀ sọ́nù Kùránì òun ò ní wọ́n iná òun tiẹ̀ wọ́n iná òun ìfẹ̀sì sí ẹ̀yẹ bí ẹnìkan wá ń ṣe àwọn èèyàn wá ń ṣe skit ní ìsinmi àwọn afiléláàtùlùkọ́dìlì ṣe skit wọ́n náà wá wọ́ wá rẹ̀rìn wọ́lá òjúkọ́ ní ẹ̀sìn Islam bó bá ilé rẹ́rìn wọ́n ń fi ẹ̀sìn sí ẹ̀yẹ ìgbónà wọ́n rẹ́rìn lẹ́gbọ́n ló se lè rẹ́rìn ẹ̀sìn tí wọ́n mú bàbàrà ẹnìkan wá fi ń ṣe skit ó fi ń ṣe kọ́mẹ́dì kíní wọ́n náà rẹ́rìn àgá ah, yẹn fọ́ nìkan ọmọ kírun lọ ọmọ gbàwẹ̀ lọ ẹ̀rù ń bà mí yóò kàn di yọmọ kìí àmọ́ kàn rí pé kò sí islam yẹmẹ́ni ọkọ̀dímìnà ìlàmà amìlùmìnà amalin wọ̀jà náà wà bá máa fọ́rọ̀ ọlọ́láwọn sẹ́tàn ni a sì gbọ́ gbọ́ ẹ̀ dànù bí èlùbọ́ á gbọ́ ni ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ ẹ jẹ́ ká ṣọ́ra o kó má jẹ́ pé ní Ramadan yìí náà ti wá gbẹ̀sùn lọ́wọ́ ẹlòmíì ẹ ṣọ́ra fún ìmọ̀lò social media ẹ jẹ́ ká jókòó ti Qur'an in tó bá sàǹfàní tó bá fẹ́ wo anything lọ sórí ibi tó ti lọ wo bíá YouTube ni lọ download ẹ̀ sórí fóònù ẹ̀kọ́ sọ́ra mọ́ wo nǹkan rẹ mo fẹ́ wo course báyìí mo fẹ́ register fún kíní báyìí ni mo fẹ́ enroll báyìí ni àmọ́ ká wá jókòó ti àwọn nǹkan yìí àwọn kíní ẹ̀ wọ́n ń kó bá wa gan wọ́n ń kó bá yíwa bẹ́ẹ̀ ni wọ́n kó bá kìyàmà wa àbí Allah subhanahu wa ta'ala kó ṣàlẹ̀ nìkọ̀ọ̀kan wa Allahumma aizal islam wal muslimin اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المسلمين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد